سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا قوة إلا بالله وعلى مآل وسنة وعالما تتعويل yóò máa lọ sí ẹ̀mí bàbá wa àgbà àwọn bàbá wa arúgbó ọlọ́run ṣe ìpìlẹ̀ ọlọ́run ṣe ìmọ́lẹ̀ àgbà àfi kí àwọn bàbá lánàá àfi kí wọn níjẹta àwọn bàbá wa ní gbogbo inú lè yìí àti agboolé àti gbogbo àdúgbò àwọn bàbá ilẹ̀ àná àti wọn àtọ̀ wá wípa sí ìdábá wírin ní jẹ́ ti bàbá wa tò ní àti gbogbo àwọn alájọṣe wọn àwọn bàbá wa tó kún wọlé láti ìrà bàbá dáadáa àti àwọn náà ọgbẹ́lú bàbá wa tí wọ́n tún wọn bàbá lọ́wọ́ jẹ́ lọ́wọ́ tí wọn àti gbogbo ẹ̀yin bàbá tẹ̀mọ̀ pé bàbá ti ń dákọ̀ agbẹ́dọ̀ dákọ̀ yìí subhanallahi walhamdulillahi wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billahi آلهة وسنة مآلهة ẹlẹ́kẹta tàṣe ẹlẹ́kẹta ọlọ́run ajọ ní ní ajọ ní ẹlẹ́kẹta tí wá sí òmìn ẹjùkú ẹjùkú àwọn bàbá ó tún ẹjùkú ẹjùkú kámọ́tìra wa lójú ẹjùkú àwọn bàbá ó tún ẹ̀ta kí wá rí kẹta náà àwọn tí a ní mọ́gbé látorí àwọn bàbá wa ustaz wa muallim wa olùkọ́ aṣíwájú wa tí a ń jẹ́ àrídọ́nú fáwọn bàbá lè ní fáàdì máa jẹ fún ọlọ́lá pẹ̀lú ògbò ọlọ́run ó bá kárí gbogbo àwọn ọmọ tí ó kárí gbogbo àwọn mọ̀lídí àti mọ̀lídá àtàwọn alẹ́fẹ̀rátù àtàwọn ayáwájú mẹ́ta pẹ́lẹ́gbẹ́ láti àádọ́ta ọdún ọgọ́ta ọdún jù bẹ́ẹ̀ lọ ọlọ́jẹ́ ń tẹ̀lá àwọn bàbá nì níjẹta bàbá ní kan sí wọ́n bá ti wí sí yọ́jọ orí fún gbogbo àlùbáríkà fún gbogbo wa àtàwọn tí ó lè wá ní ọdún yìí owó tí máa ń jẹ́ ẹ̀ka záwíyà àbàbàwà ní àyà in bẹ́ Nàìjíríà àti sí Nàìjíríà kọ́ọ̀dà àwọn tó ti ولا حول ولا قوة إلا بالله إنما عالمها أتمة معالمها مدى تداوي حبكي طلوم كانت الله لا إله إلا الله الله أكبر Àwọn bàbá àwọn òṣìṣẹ́ wa, àwọn màálùmọ́ wa, àwọn olùkọ́ wa wọ́n ní ìmọ́lẹ̀ kan jáde ń bẹ̀rẹ̀ wọ́n ní méje ní ṣùgbọ́n láìta gbọ́rọ̀ sí àmọ́ nítorí àsìkò láti méjì àwọn tọrọ mẹ́ta sí lọ́fíwá jẹ́ márùn-ún àwọn anẹ́gbà fún ṣe méjì yóò gbogbo ọmọ jẹ́ méje tí a máa ṣe tẹ́lẹ̀ èyí ọ̀nà àwọn adọ́gbọ́ gbogbo àwọn tí wọ́n ṣe orí síbí tẹ́jọ́lóró tó ń jẹ́ oúnṣẹ́ ìjọba tọ́jọ́kùnrin ẹni tí ó tún wá ti láti sí lọ sáàtí ìmọ̀ ìkídọ̀ láọlá ọlá ọ̀tọ̀tọ́lá àwọn náà nípa yóò Mo wá rí kò sí sí jẹ́ èmi bí ìbá ti pé àwọn náà ni. Wọ́n mọ́ pọ̀ ní olórin náà wọ́n ti tọrọ alébúdí bàbá ẹlẹ́ha kí wọ́n já ìjẹ́lẹ́ha jẹ́ látọ̀dọ̀ bàbá ẹlẹ́ha ní iná ibi ni wọ́n máa wá wọ́n wá gbọ́ orílẹ̀-èdè bàbá ẹlẹ́pẹ̀ mọ́jí tí wọ́n fi wá gbé lọ́gbẹ̀ẹ́ àti gbogbo agbègbè bẹ̀ wọ́n sì ní àwọn ẹ̀hà nípa ẹ̀kọ́ ẹ̀hà àtàwọn obìnrin látọ̀dọ̀ bàbá tí ò mọ́ sáàdì yìí ìsúnbọ̀lọ kí ó ń bẹ lákàlámbì Bóò lè rán tí ìṣẹ̀ ha ọkùnrin, bóò lè rán tí ẹ ha ọkùnrin tí ìyàn ṣe alúwà àwọn atúgbọ́ rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ hàní. Tọba ajẹ́ tó lórí wọ́n bá ní wọ́n á sí ìkẹkẹrẹ kó tí ìṣẹ́ mi ni wọ́n ní wọ́n á sí kọlọmbá fún ọkọ̀ bàbá wájẹ́ lọ́dọ̀ àwọn bàbá. Má sì wá lọ́mọ lásán lójú, má sì wá lọ́mọ yẹ̀yẹ́ tọ́bá dẹ́yìn, bí a lè tún lè bàbá wá sí, bí tún kan bàbá wá sí, àbdárò lè tẹ́rí àyẹ̀tìlẹ̀ mọ́ríwó ó tẹ́ àbí ìdí wọ́n lá nẹ́bà ọmọ lọ sọ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ lè ìtàwájú gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà ní àgbàndé gbogbo gẹ́gẹ́sìn rí bí ẹsẹ̀ rí lóde òní gbogbo àyà àwọn ẹni ọlọ́mọ́fẹ́ kòkò síbẹ̀ gbogbo àyè mọ́lẹ̀ ọlọ́mọ́fẹ́ kòkò síbẹ̀ alàlá ilaha illallah àwọn ọ̀rẹ́ kí á dákùtùrí ọlọ́run gbogbo ogun táwọn bàbá gbé kalẹ̀ nígbàtí àwọn mọ̀dúrò ní kí ń sọ̀rọ̀ ní àgbàjíjẹ́ oní náà ní tí mo sọ náà nù àwọn tí ó sì jẹ́ ọ̀tá Islam tó ti di mẹ́ta èyí tó jẹ́ pé àdánwò ìgbà yìí ni àwọn bàbá wa ní ọ̀bà àtẹ́lọ́ kọ́rọ̀ wọn sànù wa torí kọ́lá àwọn bàbá àbúrúdì òní lọ àkọ́kọ́ ọ̀tá wa ní Islam òní ẹ̀yìn fún Islam ní aṣẹ́tọ́n ẹ̀kejì ọ̀tá wa náà ní hawa nurse ìfẹ́nú ọlọ́run fẹ́rẹ̀ tó wá tí ra wa tí ra nurse láàmù kakọ́ ti ra wa ìtàní wá dákẹ́ wọ́n wò rẹ̀ pé ẹmọ ọ̀rán àkọ́kọ́ tẹ́nìgbọ̀ kan máa dárẹ̀ láàmù ẹlẹ́ẹ̀kejì àwátá tó jẹ́ lẹ́sìn kápọ̀ ní ṣíra samadara láàmù bó láti wá ní bọ́m̀bẹ̀ onùsáwọn bàbá ọba àpẹlọ ọba tó fẹ́yìn ṣe ẹ̀yẹn díẹ̀ báyìí tẹ́ rí gbogbo nǹkan ṣe láyé ẹ̀rí tọ́lọ́run sí nínú ayé ẹ̀rí jẹ́ nítorí kí ni التبس الوبال بالطل بالطل irú ti dàmọ́ tó ti dàpọ̀ mọ́sàpàpà níjọ́ tí yẹ́ súnfẹ́ tí ń jẹ́ súnfẹ́ nínú lọ́rin yìí lọ́nà ti jà ní àtílé iná làkọ́kọ́ o sì yí padà máa bàbá àdára ti ẹ̀ta jí sí náà láti oníṣẹ́ yìí ẹnìkan pé ọjọ́ lọ́lọ́ ní àyè wọ́n ti sànẹ́bì ní nǹkan mí nínú wọ́n ti sá gbé owó níbi yìí táàbà ti bìkan sí àpèjúwe Súfí nílẹ̀ yìí ibi àyọ́ ìjẹ́ àkọ́kọ́ lọ́nà Tìjàníyà kò sì yí padà àpadà sígbó ọ̀pá bí ọlọ́run sì níjọba láíláí gbogbo aláàtàbá wá tó ní tààgbẹ̀wọ́ bí bí ká tójúbọ̀ òdúgbò ká káàkiri máa fi ń káwọn bàbá òfin kún ká máa fi kún nítorí àwọn ọdẹ tí ń bẹ́ǹta àwọn tí ń sọ̀rọ̀ ló ń bẹ ẹni tí ń kúrọ́ bẹ bẹ́ẹ̀ láàkiri nínú sàlàtí bẹ́ẹ̀ láàrí nínú súfí báàkiri nínú alákìídà bẹ́ẹ̀ láàrí nínú àwọn onírìbí ìdáwà wọ́n tẹ̀fẹ́wò. Bàbá ti sàlàyé tẹ̀ pé ọ̀nà mẹ́rin ni àwọn kan bẹ nínú wa tó yẹ pé àṣejì ni wọ́n ń ṣe lọ́nà mímọ̀. Àwọn kan bẹ nínú wa aláṣejì ni wọ́n lọ́nà súfí. Àwọn kan bẹ nínú wa aláṣẹ̀fà ni tó wá pé súnfí ìtayé ní àwọn òsínú sí súnfí ìtayé súnfí pẹ́lọ́mù àwọn inú àwọn tí tó ń jẹ́ súnfí náà alìmọ̀ ọ̀tẹ̀dìlóòn tó jẹ́ pé dédé ni wọ́n ṣe wọn mú kan mí ju alkitab wọ̀ súnnà lọ nínú wọn làwọn bàbá àyíwá nígbàtá bàbá ayé àti gbàmbí náà sáà bẹ́ kíkèkè ọ̀dọ́

واعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم واعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم فمسواكم. Gbogbo mẹ́ta ara ló ń bẹ̀ ọlọ́wẹ̀ ní al-Qur'an táwọn oríta òsúrí wa tó lọ rẹpẹtẹ àti sàlàfí àti súnfí gbogbo wa pàtí ní gbólò ìgbé wa alam lọ́kíw wa alam lọ́wà mímọ̀ wa alam ilma ma'rifatullahi ta'ala ẹlọ ọmọ ọlọ́run dada èyí tó jẹ́ pínlá bàbá ìmọ̀ tí wọ́n fi jòkó tàwídò al'olòlìyà tukọ́ bá kan sórí. A gbọ́dọ̀ kọ́ àti orí ìdí ká bá pè tẹ́kí nǹkan lọ́lọ́ èyí tó lé sàkán dàgbàtà àwọn bàbá ní àyè sí. Ẹlẹ́kẹ́jì tálẹ́ni tí ń fún wa ọmọdáhùn ọlọ́run tálẹ́ni tí ń tọ́ wa ọlọ́run tálẹ́ni tí ń sọ wa ọlọ́run ní tí ń jẹ́ rápù lẹ́ni tí ń fún ni tí ń sọ ni tí ń kẹ́ni tí ń gẹni tí ń wo ni tí ń sẹ́gbẹ́ fún ọ̀kan ọgbà àwẹ̀ torí ọlọ́run bọ́ọ̀sáìsì torí ọlọ́run bọ́ọ̀sì náfílà torí ọlọ́run owó ń bá àbàbà wá wí látàrà ìwọ̀ orí ẹ̀ka àlìjẹ̀ lókà ààrì gbàgbàkúgbà ẹ̀pá kan kò mọ̀ kan ọkọ̀ ọlọ́ọ̀lọ́ kíríà ni wọ́n máa ń pè láti láíláí torí ẹni tó bá tọ̀ọ̀ sáwọn ni ọlọ́run tó tó sọ ọba tí wọ́n ń sìn kò sùn lọ yóò sì fèsì àwọn torí owó tí máa ń pé kírí ọ̀dá kírí ọ̀dá àlè tí wọ́n ṣe wí tó kí máa àmì ń kún mọ́ǹkàrà rẹ̀ wọ́n yúrù bí yẹ́bì فإن لم تستطيع فبلسانه وإن لم يستطيع فبقلبه Bàbá dábẹ́bẹ́ àníwì nǹkan ọba jẹ́, àmọ́ ká ma yanjú ẹ̀ ọlọ́run náà yanjú ẹ̀. Minhum as-salihuna wa minhum Àwọn ẹni bí ń bẹ ká kọjú ẹni bí. Àwọn ẹni tí ọ̀wá ti dáadáa lájọ pawọ́pọ̀ kọjú sí wọn torí báàbù kan lájọ́ rìn. Àwọn oníṣúfí wọ́n gbà pé ọlọ́run ọkọ̀ ọdún àwọn onígún nígbà pé kò sí jíjọ́rọ̀ òkùnjẹ́ lọ́rọ̀ àwọn onígún nígbà yí pé sífàtù tàwídì sífàtù àtìmá ní gbogbo tó kọ ọlọ́run àti sífà ọlọ́run ní túnmọ̀ pọ́lọ̀ lọ́zọ́ ni onígún nígbà bá gbà bẹ́ẹ̀ kò sí náà bàbá wa yìí gbogbo àwọn ọmọdá wá dìde látara wọn tí wọ́n ṣàdúrà fún wa tí wọ́n bí wa tí wọ́n tọ́ wa ta wá tẹ̀síwájú mímọ̀ Ọwọ́ yẹ sáàtà ìpípé táwọn bàbá wa nìdọ̀tí ni àbáwọn kan nìdọ̀tí tí nítorí táwọn ìpínú àwọn ẹni ọlọ́run. Bá a bá sì lágbàrá tọ̀ ọ̀dá àwọn náà pọ̀ wá dágbà. Nígbàlá ti dágbà òfin látásọ àgbàfi atẹ́sí الذي اتخذ إلهه أواه وأضله الله على علمه وجعل على سمه وبصره إشاوته فمن يهده الله من بعده أفلا تعقلون يعني تصدق أفرأيت الذي اتخذ إلهه هواه يعني تصدق فينو لمداني مزفز ثاني يفينو بيت الله على علمه يعني تصدق الله تلواتينه كان يجب أن أمريجي

mọ́ olórí ọ̀nà ti ah, ah, gbàdúwà mọ̀dìdọ́lá olóyìn là ń wí wọ́n ẹgbẹ́ ìlú ní ọ̀tọ̀tọ̀ lọ́jọ́ ìkìyàmọ̀ ìwọ́n ma lọ pè ní ọmọ lọ pè ní ọlọ́run kọ́ gbogbo àwọn bàbá wa àwọn ọ̀pọ̀lọ́ ní méjì fọ́ wọn àti fún alọ́wọ́ wí ní pé ká fi wá ayé o wọn àti fún alọ́wọ́ wí pé ká fi kẹ̀yìn tọ́lọ́wọ́ lẹ́yìn náà wo ti mẹ́ta gbogbo ọmọ gbogbo jíjẹ́ òyìnbá wọ̀kan ní ọ̀dá mẹ́rin ìwọ wá sọ pé wùrì dídá pẹ̀lú wà rẹ̀ sọ pé ó yìí dá pẹ̀lú orin rẹ̀ sọ wípé yìí dá pẹ̀lú iṣẹ́ rẹ̀ wọ́n tẹ́ sí ilé rẹ̀ bìtà Káṣe ìsìnkìfàárù lọ́tẹ̀lé, ẹ̀yìn láàrin ẹ̀láwọ̀ ìsìnkìfàárù ọ̀kan láti lọ́tẹ̀lé, kò sí ìgbẹ̀tọ̀ àmì ìjẹ́ fi توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات واستكبر لذنبك بعد تتعدى لا يلي ترى يقرد الله wàlílmọ́mìnínà كل tọrọ àforíjì fáwọn mọ̀mìní tí ń jẹ́ tó bá alábẹ́ ti tọ́lọ́wọ́ àti sálábẹ́ àti súnfí àti kátáyé ṣe kámàdáyé ló ẹ̀bá abẹ́lọ̀ bàbá àwátájọ́ mọ́ yí a ti pọ̀ àìsìkí

والله يعلم متقلبكم Ọlọ́run ni mo ti mọ́ bíjẹ́ lọ, mo mẹ́ni tí ń jà fún mi, mo mẹ́ni tí ń jà fún ẹ̀, mo mẹ́ni tí ń jà fún owó, mo mẹ́ni tí ń jà fún yìí, mo mẹ́ni tí ń jà fún kòkó, mo mẹ́ni tí ń jà fáyé, mo mẹ́ni tí ń jà fáyé kìí àmà. Gbogbo ara Ọlọ́run máa ń bẹ wájú Ọlọ́run, agbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run pẹ̀lú dáwà sí àbábẹ́ ṣe kọ́lọ̀ wọlá ní Muhammad, ọba tó kọ́ àbàbá máa ṣe, ọlọ́mọ́sà kọ́ àná máa ṣe àbáwọn tó wọ́n pẹ̀lú lọ́jọ́ ní kò tí rò pé ẹ̀yà láti lọ ní tó kù tó ṣe ní ọmọ sí òwádìí ọlọ́run báyìí àti gbogbo àwọn yóò wádìí ti lọ ọlọ́run jẹ́ kí ìkẹ́ àti ìgbẹ́ ọmọ jẹ́ sí afá hassan àbẹ̀wọn bàbá tó tọ́ adábíwa náà ọwọ́ rẹ̀ ló tẹ̀lé ájì hassan oníkárí gbogbo ájì bàtásí àti gbogbo ọbẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́mọ́sàfẹ́ gbogbo wọn láwọn fi dórí bàbá wa sí àti gbogbo àwọn bàbá àfẹ́bẹ̀ tá lè tọrọ fún tó fi lè dáa fún wa a kí a sùn láwùlá lè ní ókọlọ mọ́kànlélọ́gọ́rùn gbogbo ìtàfẹ́ tọrọ bàbá olóòrèdè ara wọn náà ni kọlọ̀bá akẹ́ gbogbo wọn àti gbogbo àwọn tààtọ́rán ti dákọ àtàwọn ẹ̀yà wá ní olè wọ́n ṣe ìdímọ́ fún àwọn bàbá tí wọ́n fi gbé gbogbo alọ́wọ́n kọlọ̀bá akẹ́ gbogbo wọn بداري ذكر الورد فهولا بداري ذكر الورد فهولا على روي الأصالة داروب سبيل الصالين ومن توالى سبيل الصالين ومن توالى Àánú ọlọ́run, ìkẹ́ ọlọ́run tó dùn bí oyin. Bílìbà Allah. Pẹ̀lú ogun tí tó máa bí tò rẹ̀ láíláí tí ò ní pin. Ìdárí tí kiri oníwìrìdí ìbà ọlá. Ọ̀rẹ́ ìdárí Fàáúlá ìkéhùn náà lọ́tọ́ sí ọkọ́lọ mọ́sí àmà síbẹ̀ fún ọláìláì. Aláàrù ilé àkọ́ láti sáà àrúgbò. Ìkéhùn náà kọ́ máa jẹ́ ti ẹ̀mí ìpìlẹ̀ tó pé fún ìkàlẹ̀ náà ní bàbá arúgbó. Tàbí ilé sọ́ọ̀lì iná wà máa ń tàwálá. Tàbí ilé sọ́ọ̀lì iná wà máa ń tàwálá. Àwọn ni tàbí ilé sọ́ọ̀lì iná. سبيل المؤمنين سبيل الذاكرين سبيل الواسلين سبيل السوفيين ونني وجه وعوصي ومن توالى اتوقف بسلين وبسلين Ìkí ọlọ́pọ̀ ọba wùwà, kó tó wá rí táàmà lọ, gẹ́gẹ́ bí ọmọ kékeré tàbí jẹ́ pẹ̀lú ògùn ọlọ́run mímú 10,000 wá fún ilé kíwà tí mọ́sára sí, àwọn àrí 2,000 kápò àwọn bàbá wa, 2,000 jẹ́ kí gbogbo àwọn ìgbìmọ̀ àwọn àfáà tí ń bẹ lọ́wọ́ tún wọn wọ́n 1,000 lọ sápò bàbá tí ó sí wa 1,000 sí lọ sápò àwọn bàbá ẹlẹ́hà pẹ̀lú ògbọ́ ọlọ́run ní ṣe ìtẹ̀ fún àfáà wa wọ́n bàbá sí wọ́n á tẹ́bà bá tí ń tẹ̀ small lọ́yìn

mọ́dá ìmọ̀rúmá ọlọ́wọ́ mọ́dá ṣe káàlì ọpa tẹwàjẹ́ ọlọ́lá ilaha rasulullah sallallahu alaihi wasallam ọlọ́n dákùwọ́lá bí ayé ti tó bọ́jẹ̀ mọ́ríkà tí ó kàjẹ́ láíláí bá mọ́jú tó bàbá wa sí adam abdullahi alóòrì adam àti bàbá wa ní sáǹsì dín lágbàlámbì ìṣẹ́bàǹkà ọlọ́n bá mọ́jú gbogbo ayé àfáà mi àtàwọn àwọn òbí mi àti gbogbo àwọn tó jẹ́ ìpìlẹ̀ wa fàámọ́ gbogbo ẹ̀ ọlájọ́kan sọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin náà dà níyàn yẹn wá láti láti gbogbo olùkiri Nàìjíríà tàwa àwọn bàbá wa pẹ́ Rájíà, ọlọ́járí àwọn náà pẹ́, gbogbo ẹ̀yà ọlọ́mọ fẹ́ dákọ lọ́wọ́, àwọn jẹ́ bí àsìkò tí wọ́n fún wa, ọlọ́dákùn mọ́ta jẹ́ kí a ṣe pẹ́, wọ́n jẹ́ jẹ́ ìrà sí fún wa, ọlọ́nẹ́bí lọ́dọ̀ ọlọ́run, gbogbo àwọn táwa jẹ́ duhar àti sálàfí àti súfí jákò yọnà ọlọ́run, mọ́jẹ́ àti sáàlẹ̀ òkú wa lẹ́rù, mọ́jẹ́ òkú wa lẹ́rù. بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى وادعوه بها وذر الذين يريدون بأسمائه فيجزون ما كانوا يعملون بسم الله الرحمن الرحيم الله جل جلاله الرحمن الرحيم العباد العبادي الوارث هو الرشيد هو الشهور جلاله وتقدس اسماؤه وتنزه صفاته وجلت افعاله الحمد لله رب العالمين اللهم يا ذا الاسم العظيم ويا ذا الصفات العظمى بذلك أسر الصفات وذات الاسم وباسم الصفات وصفات الاسم أن تجاوزنا من عبادك الصالحين أن تقل تقضي هوائجنا وتيسر رجل وانت صالحين برحمتك يا رحم الراحمين يا رب العالمين الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك لا حول ولا قوة إلا بالله محمد